الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولاه وبعد أرجو فمن الله سبحانه وتعالى tí ó jẹ́ ká wà láyé di àsìkò yìí ó jẹ́ ká kójọpọ̀ láti ṣe ra wa láǹfààní lórí tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fún Allah subhanahu wa ta'ala ó gbà ní ìjọsìn fún wa insha Allah ta'ala a wọnú láti ma ka síra straight inshallah in tó níṣe pẹ̀lú tarjama al-imam abdulghani ibn abdulwahid al-maqdisi inshallah a padà ma wò létà pẹ̀lú gọ́ọ̀rọ̀ ọba so yálà bóyá gbàta bá parí tíra pátápátá àbí kàtó débẹ̀ so manhaji a sheikh abdulghani al-hafiz abdulghani ibn abdulwahid al-maqdisi níbi tíra yíò náà ni pé kó jẹ́ mọ̀kútásọ̀ so wọ́n ṣe ikhtisaru tó pọ̀ gan níbi tíra yìí wọ́n jẹ́ kí ó wà mọ̀kútásọ̀rù gan wọ́n jẹ́ kí ó wà sọmaráìdì gan so eléyìí láti fi jẹ́ kó rọrùn fáwọn èèyàn àti pé láti pé kí kó tó bá fẹ́ jẹ́ ha gan láti pé kíyàn lè kó bá fi lẹ́rọrùn ó fẹ́ wà mọ̀tásọ̀rọ̀ jùjùjù lọ nípa sírọ̀ ní tíra ìwà ó fẹ́ torí pé tẹ́yà bá wò gan in tí tó jọmọ́ ìgbésí ayé Ànábì sallallahu alaihi wasallam tó ń fẹ́ ìtàn sí ohun gan ni kí ẹka tó dé page 100 gan so ó short gan so manhaj tán ló níbi níbi tíra yìí ni ikhtisar but inshallah ta'ala in táwọn sí ni pé àwọn nǹkan tí ó bá ná sábà àwọn abala tá bá ń sọ̀rọ̀ ń pa a máa wò wọ́n ní tí ò tún ti wá jẹ́ kó pọ̀jù náà ní tí ò ní jẹ́ kó pọ̀jù so ní irú sí báyìí ibi tán ti fẹ́ sọ̀rọ̀ pa nasabu nasabu annabi sallallahu alaihi wasallam a wo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú nasabu yìí àtàwọn nǹkan tó tàn lápọ̀ papọ̀ mọ́ so either directly àbí kílùkọ́ rẹ̀ ìfẹ́ sọ pé indirectly so but directly àbí eh, taban so àbí laziman so inshallah a máa wò wọ́n so bá ṣe wá máa bá ṣe máa ṣe wọ́n nìyàn inṣáàlá so number one torí pé kó bá fi ṣe pé in tó wà nù tíra náà a maka number two tún wá ní pé kó wọ́n fi ṣe pé a tún padà wá fẹ́ lójújú tàbá ní òkè gbogbo tó wà nù sírọ̀ lẹ́yìn a mọ̀ kọ́kọ́ sọ ká tó wá kàn kátọ́ ń kànù tíra yóò padà fẹ́ yóò padà fẹ́ máa kó ìsàhábù báyàn so ní pé in tí ó ti sọ́ọ̀dù yóò ti fẹ́ máa pọ̀jù so but the same time náà tí a bá tún wá fẹ́ dó lórí pé in tó wà ní tíra lè yóò maka so ọ̀pọ̀lọpọ̀ àwọn fáídà tó yẹ kíyàn ṣe pàápàá jùlọ fún tọ́lìbìn àìyìn yóò mọ̀ fòyàn so àtàwọn nǹkan tó yẹ kíyàn mọ̀ so inṣáàlá èyí láàrin whatsapp nípa àwọn nǹkan tó ní ṣe so èyí ó ma dákọ̀ rẹ̀ but at the same time náà èyí ní jẹ́ kó tún pọ̀ jù inṣáàlá so wọ́n ní nasabuhu sallallahu alaihi wasallam so wọ́n ní nasaba annabi sallallahu alaihi wasallam lineage annabi so lineage anabi sallallahu alaihi wasallam wọ́n ní fanabda'u bi nasabihi wọ́n ní ká bẹ̀rẹ̀ pẹ̀lú lineage anabi sallallahu alaihi wasallam wọ́n ní fa huwa abul qasim wọ́n ní anabi ni abul qasim muhammad ibn abdillah so muhammad ibn abdillah ibn abd al-muttalib ibn hashim ibn abd manaf ibn qusay ibn kilab ibn murwa ابن كعب ابن لؤي ابن غالب ابن فهر ابن مالك ابن نبر ابن كنانة ابن خزيمة ابن مدركة ابن إلياس ابن مضر ابن نزار ابن معد ابن عدنان so ابن عدنان so ṣẹ́rí bíbá gangan ibn Adnan tàdé ibi báyí ni nasabu annabi sallallahu alaihi wasallam ibẹ̀lú sọ̀fíhì rẹ̀ so tí ó sí ìtìláfún bẹ̀ rárá láàrin àwọn afá aládìsí ni àwọn afá síyàrò ni àtàwọn afá tarikh so ẹnu wọn kò ẹnu kò lórí pé ó authentic láti ọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam dé Adnan so tabawa wo bàbá ẹlẹ́ẹ̀kẹ́ lóní Adnan jẹ́sẹ̀ annabi sallallahu alaihi wasallam so 28 ni So Abdullah, Abdul Muttalib, Hashim, Abdul Manaf, Qusay, Kilab, Murwa, Ka'ab, Lu'ay, Ghalib, Fihr, Malik, Nadr, Kinana, خزيمة مدركة إلياس مضر نزار معد عدنان 20th grandfather نعم so umulu umulu wa sahih òun ló lálàáfíà kò sí àpẹ inú lórí ẹ̀ rárá sí rárá ẹjíkáwò bí hamish yẹn wọ́n ni qala al-imam ibn al-qayyim rahimahullahu ta'ala ila hahuna ma'lumu siha wọ́n ni ibi báyí ni nasaba nabi sallallahu alaihi wasallam ló lálàáfíà dé muttafaqun alayhi wala khilafa fihi albatta wọ́n ní kódà kò sí ìyapẹ́ ẹnu bẹ̀ pàápàá bó sì rí náà nìyẹn so ẹnu kò láti àtọ̀dà nabi sallallahu alaihi wasallam dé adnan wa ma fawqa adnan wọ́n tí wọ́n rí nǹkan tó wà ní so tàbá ti ń fẹ́ kò ní ọ̀dọ̀ adnan báyẹn mukhtalafun fi ìyapẹ́ ẹnu wà ń bẹ̀ wọ́n ní wala khilafa bainahum kò tún wá sí ìyapẹ́ wọn anna adnan ní pé adnan o min waladi ismail nínú àwọn ọmọ ismail ni adnan wa wọ́n ní wa ismail wọ́n ní ismail wáyé huwa dhabih òun ni ẹni tí wọ́n fẹ́ dú ala alqawli ala alqawli sawab léyìí tí ọ̀rọ̀ tó tẹ̀sùn jù inda ulama'i sahaba lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn sahaba wa tabi'in àtàwọn tó tẹ̀lé wọn wa man ba'dahum àtàwọn tó wá lẹ́yìn wọn so an padà bọ̀ wá bí ọ̀rọ̀ Ismail pé huwa dhabih so but ìtafẹ́fà yọ́n bí pé débi Adnan nasabu lineage annabi sallallahu alaihi wasallam orin lè dé Adnan lineage annabi ni lè dé Adnan kúrò kò sí khilaf kankan bẹ̀ pàápàá kí wá lẹ́lẹ́yìn kọ́ tọ́lì Ah, ọ̀dọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam dé àdínáà ó yẹ kíyàn ha so yí ká fúnra wájí next week ká ha ká gbìyànjú láti ha so ká gbìyànjú láti ha so láti Muhammad dé àdínáà so ká gbìyànjú láti ha nẹ́sàbà nẹ́bí sallallahu alaihi wasallam láti Muhammad dé àdínáà toró nílẹ̀ so kò sí ìtìláfù ń ara àti ara so yí kama ṣẹwárí láti ah, àdínáà in tó wà fáwọ́kọ̀ àdínáà de Ismail so ẹ̀tìláfù pọ̀ ń bẹ̀ gan ẹ̀tìláfù pọ̀ ń bẹ̀ gan so ọ̀rọ̀ sì pọ̀ lórí ẹ̀gá so tí ẹ wá ní láti Ismail de Adam a òun tí ẹ nínú àwọn ìsọ̀ ìyá ti ẹ̀rọ so ó wá jẹ́ kó ní pé ọ̀rọ̀ tó wá láti in tó wà fọ́kọ̀ Adnan de Adam kó àwọn àfáà ní ó wọ 30 qawlan so bí ọ̀rọ̀ tààtì oríṣiríṣi so bí nasabu tààtì láti Adnan dé Ismail bí tìláfù yẹn ṣe pọ̀tó so bàtẹ̀ ní kàkà ìtìwọ́n tí al-Hafiz al-Ghani ìkítà fi ṣun síra yìí tiwọn wọn ibn Adnan ibn Udad ibn Ali Muqawwim Yashjub sẹ́rílẹ̀ ẹ̀pí attention sí dáadáa a ń padà wà bẹ̀ ibn Ya'rub ibn Yashjub ẹ̀pí attention sí dáadáa ibn Nabit ibn Ismail so ibn Ibrahim Khalil Rahman ibn Tarih wọ́n lóun ni Azar bàbá nabi Ibrahim kódà gan àwọn olùmọ́ ń sọ pé bóyá ìdí gan ni ìdí tí a ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala fi dákọ okò ànábì Ibrahim ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá pẹ̀lú nasabu yẹn gan tán fi dákọ bàbá ànábì Ibrahim kò tí ẹ̀ sí azar gan so but àwọn mí ni a kò túnmọ̀ pé lákọ̀bù ni so gẹ́bà sì padà rí níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn okọ̀ ní pé kódà èyí tó pọ̀ jùnú àwọn okọ̀ yìí tán fi gbajúmọ̀ so okọ̀ wọn ابن ابن صاروع ابن راعو ابن فالح ابن عيبر ابن شالح ابن أرفخ ابن أرفخ شد ابن أرفخ شد ابن سام سلينا ابي اتنشن سلينا ابن سام ابن نوح ابن لمك ibn mutushal ibn akhnukh wa huwa idris wọ́n lóun idris annabiyu sallallahu eh, alaihi salatu wasalam fi ma yaz'umun níbi nǹkan táwọn rò wọ́hú níbi nǹkan tí àwọn mu'adihun so ẹ́rì pé sí wọ́tù tẹ̀mírí náà ni eh, al-hafiz abdulghani al-maqdisi náà fi ń ròyìn táwọn mu'adihun yìí sọ wọ́n ni fi ma yaz'umun wọ́n ní ẹni yìí so akhnukh so wọ́n ní idris lọ́dọ̀ àwọn onítàríkh níbi tí wọ́n rò lọ́dọ̀ tí wọ́n wa huwa awwalu bani adam u'tiya nubuwwa wọ́n ní idris ni iye ọmọ anabi adam aláwọ̀kọ́ tán fún ní nubuwwa tó jẹ́ anabi ọ̀rọ̀ ọba a sì mọ̀ pé eléyìí àwọn olùmọ́mọ́ sọ pé kò correct so kò correct so uh, wọ́n ni wà khatta bil qalam torí pé nígbàtí ọlọ́mọ̀bọ́ sọ̀rọ̀ ọlọ́mọ̀bá sọ pé inna awhayna ilayk kama awhayna ila nuhin wan nabiyyina min ba'di ní pé a sọ wahyi kalẹ̀ fún ọ gẹ́gẹ́ bá a ṣe sọ wahyi kalẹ̀ fún Nuh àti àwọn annabi tó wá lẹ́yìn rẹ̀ so eléyìí èyàn rí gbọ́ta bọ́mọ́nà ní pé Nuh òun ni aláwọ̀kọ́ náà ànábì ọlọ́ọ̀bà tó sì tún jẹ́ òjíṣẹ́ so yẹ́ tún wá rí pé síyákùtọ́lọ́wọ́ bá fi dákọ̀ Idris so síyákùtọ́lọ́wọ́ bá fi dákọ̀ Idris síyákù àwọn tó wá lẹ́yìn kìí ṣe àwọn tó jẹ́ aláwọ̀kọ́ níbi tọ́lọ́wọ́ bá ti ń dákọ̀ àwọn tó wá lẹ́yìn wọ́n ní àso ilé àwọn afá ma ń sọ pé àwọn muhakkikun wọ́n ma sọ pé kò rí bẹ́ẹ̀ so Ibn Yard Ibn Mahlil ابن قينان ابن يانش ابن شيث ابن آدم so gẹ́mọ̀ sí sọ fún wa èyí tó lálàáfíà tó túnmọ̀ pé báyìí tẹbá wo nẹ́sàbù yí báyìí nẹ́sàbù yí kó sahih sínú mọ̀tálàfù sínú ó tún wá kó kílòkọ́ rẹ̀ wáhìn so àbí nǹkan tí ó wáhmù mahdu wáhmù ó kó sínú so ó kó sahih sínú látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam dé adnan mukhtalaf látọ̀dọ̀ adnan torí pé a ṣọ́ pé adnan ọmọ annabi ismail ni bọ̀ ní tán sí ikhtilafu lórí ẹ̀ so látọ̀dọ̀ adnan dé annabi ismail so èyí tó ti ẹ̀ wá jẹ́ pé wọ́n mú nínú àwọn israiliyat nínú àwọn taurọ àbáwọn injili náà ti mú so tó yí pé kódà àwọn àfá sọ pé níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tó ti mú yìí wọ́n tún fún ẹni kọ̀ọ̀kan nítàn wọ́n tún sọ ìgbà tó kú so wọ́n fún ẹni kọ̀ọ̀kan nítàn wọ́n tún sọ ìgbà tó kú so wọ́n ni hadha nasab alhafiz abdullani sọ pé hadha nasab ṣe rí lineage yóò zakarahu muhammad ibn ishaq muhammad ibn ishaq ibn yasar so imam al-maghazi so imam àwọn imani nusira so ó dákọ̀ fi ihda riwayati anhu nínú nǹkan náà àwọn riwayat tó wá látọ̀dọ̀ rẹ̀ kódà gan nínú nǹkan tí àwọn afáàtún ma ń sọ ní pé kìí ṣe riwayat Muhammad ibn Ishaq gan lè wọ́n tún ló tún fẹ́ eh, láwọn afáàtún ma ń fi sí tírájù èyí táwọn afáà ma àwọn náà wọ́n sọ mí báyìí pé wa ila dé ọ̀dọ̀ àdínáàni ní ẹnu kò lè pé ó lálàáfíà lé lórí min ghairi ikhtilafin fi láì sí ìyapẹnu kẹkẹ́mbẹ̀ wa ma ba'dahu in tó wá wà lókè àdínáàni mukhtalafun fi ìyapẹnu wà mbẹ̀ èyí tán so a nasaba nabi sallallahu alaihi wasallam ni so inṣáàlá nínú àwọn nǹkan tá kọ́kọ́ wò òun ni àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú nasabu yìí umuman so àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú nasabu yìí umuman so ẹlẹ́kejì àwọn wo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn àfúrọ́dù kọ̀ọ̀kan nínú nasabu yìí pàápàá jùlọ tí yóò fi gbọ́ sírọ̀ yìí so àwọn àfúrọ́dù kọ̀ọ̀kan àbáwọn nǹkan tí wọ́n kàn sọ so nínú àwọn àfúrọ́dù kọ̀ọ̀kan nínú àwọn àtàyí but kan kọ́ wo nǹkan tó so gbogbo àwọn nẹ́sàbù yìí pọ̀ generally na aláwọ̀kọ́ yòun náà ni pé lárúbáwá ni wá so náà ni wípé lárúbáwá ni wá so torí pé annabi sallallahu alaihi wasallam lárúbáwá ni so ọlọ́wọ́ bá sì ìran pẹ̀lú èdè lárúbáwá so kí ni wọ́n pè ní lárúbáwá gangan so arab so arab so àwọn arab náà pè ní lárúbáwá so ah, nínú àwọn ma'ajim wọ́n ni àwọn tó ń pè ní arab ummatun minan nas èyàn kan àwọn àjọ kan nínú àwọn èyàn ni wọ́n samiyatul asli tó ṣe pé ìpìlẹ̀ wọn wá látọ̀dọ̀ sam so bí báyìí ni semite ti wọlé ẹ̀rí pé àwọn èyàn fún semitic àbí semitic àbí kankan so semites ibi báyìí ló ti wọlé látọ̀dọ̀ tàwọn ni semite ti wọlé òun náà ni sam ibn gini ibn nuh so òun ni sam ibn nuh ummatun minan nas samiyatul asli kana mansha'uha so so yi pé ibi tí wọ́n ti ibi tí wọ́n ti pìlẹ̀ shibha jaziratil arab so shib ah ibi tí shibhu jazirati al-arab ni wọ́n ti pìlẹ̀ so arabian peninsula ibẹ̀ náà ti pìlẹ̀ so sam ibn nuh òun ni àkílùkọ́ rẹ̀ òun ni ẹ̀wọ́n gbà lérò pẹ̀lú pé samiyatul asli mi báyìí àbí samiyatul asli so kò sí ìdíyàn pé tí so òun náà gbà lérò pẹ̀lú pé sam ibn nuh so Sam ibn Nuh so torí pé ah níbi tírà tí mo dákọ fún wa pé nínú àwọn tírà tó dáa gan tí ẹ lè máa padà sí fún sírà so tírà Abu Shuhba so eh, as-sira an-nabawiyya fi dawi al-Qur'an wa sunnah wọ́n sọ bíbà pé wọ́n sọ bẹ̀ pé al-Arab al-jinsu alladhi yaskunu shibha al-jazira wọ́n ní àwọn àrán tí wọ́n ń gbé شبه الجزيرة so يسمى الجنس العرب so wọn pè ní جنس العرب وهو أحد الأجناس السامية wọ́n wà nínú àwọn ìran sáàmìyà àwọn semites nisbatun ila Sam ibn Nuh so semites yẹn wọ́n máa fi ń ti padà sí ọ̀dọ̀ Sam ibn Nuh yẹn wọ́n ni wàhúnmù ṣùúrùbù wọ́n ní àwọn semite wá ní àwọn àjọ tó ń ṣe pé alladhina yatakallamuna bil arabiyya àwọn tó ń sọ lárúbáwá wa abroniya àti abroniya wa siriyaniya àti siriyaniya wal habashiya àtàwọn tó ń sọ so but àwọn lárúbáwá àwọn náà kàn jẹ́ ìran kan nínú àwọn ìjọ yìí so àwọn tán pè lárúbáwá ni so àwọn tán pè ní lárúbáwá ni àwọn ilé sọ́jẹ́ tó ka ọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah fún wa Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n sọ nínú Iqtida'u Mustaqim àbíkín tó lọ́nà nínú àwọn ìtumọ̀ táwọn èèyàn tó máa Arab so Arab so òun ni wípé àárọ̀bà bí máa ní azharọ̀ so kíyàn fi nkẹ́ hàn so àárọ̀bà so ó fi nkẹ́ hàn so àwọn tó kọ́kọ́ àwọn tí wọ́n wá fi èdè yíyàn tó máa ń sọ rádá àwọn náà ń ní pè ní kíni àwọn so ilẹ̀ tó jẹ́ wasteland desert tó jẹ́ wasteland na ń pè ní arab so yẹ interfere ni yẹ pé àwọn lárúbáwọ̀ okú bí na máa ń pè wọ́n àrọ̀bíjùn so àrọ̀bíjùn so sahara so ni a ń pè ní so Sheikhul Islam sọ mí báyìí nínú Iqtidā'u Sirātil Mustaqīm wọ́n ni wasmul arab wọ́n ni gbólóhùn arab yóò fil asli nípìlẹ̀ kánasman ó jẹ́ ókọ liqawmin fáwọn èèyàn kan tó ṣe pé jama'u thalathata awsaf àwọn èèyàn tí wọ́n kó ìròyìn mẹ́ta sára na mọ́ pè ní arab ahaduha aláwọ̀kọ́ ni pé anna lisanahum kana lughatu a kana lughatu al-arabiyya èdè tí wọ́n sọ èdè larbawa ni athani ẹlẹ́kejì annahum kanu min awladi al wọ́n wà nínú àwọn ọmọ ilé ìjẹ́ fẹ́ mọ́ṣíkílà wá pé ah ṣe kùsán fẹ́ sọ́làyé àwọn tán jẹ́ lárúbáwá wọ́n tún wá ní aláwọ̀kọ́ àwọn tán sọ lárúbáwá ẹlẹ́kejì àwọn tán jẹ́ mọ́ lárúbáwá à ń bọ̀ wábẹ̀ insha Allah athalif ẹlẹ́kẹta anna masakinahum ní pé ibi tí wọ́n ń so jazira ni island so island náà ń pè ní jezero but ọlá pé ilẹ̀ àwọn lárúbáwò wá kí n ṣe island náà wọ́n máa ń pè ní shibuhul jezero so in tó jọ in tó fẹ́ jọ bí island so in tó fẹ́ jọ bí island shibuhul jezero in tó fẹ́ jọ bí island so àwọn ìbò máa ń pè yẹn ní peninsula so máa ń pè ní kíni wọ́n máa ní peninsula so wọ́n ní ah, anna masakinahum làwọn tó sì pé ibi tó wọ́n ń gbé o kanat ó jẹ́ arudul arab ó jẹ́ ilẹ̀ àwọn larabawa wa hiya jaziratul arab òun náà ni arabian peninsula yẹn allati hiya min bahril qalzam ila bahril basra wa min aqsa hujuril yemen ila awa'il sham so kí ni wọ́n sọ ṣe kùsá wọn sára yẹ rẹ̀ bahrul qalzam bahru al-bahru al-ahmar nan pè bẹ́ so ila bahr al-basra so lọ sí bahru al-basra wa min aqsa hujr al-yaman àti láti ibi tó jìnà jù níbi àwọn ibi tí yemen wà lọ sí ila awa'il ash-sham lọ sí ìbẹ̀rẹ̀ sham بحيث كانت تدخل اليمن في دارهم so yemen náà wà nínú àwọn tán jẹ larawa wala tadkhulu fiha sham bọ̀ sham wọ́ wọ́n ni wa fi hadhihi al-ard kanat al-arab hina al-mab'ath wa qablahu wọ́n ni ibi ilẹ̀ yìí ni àwọn larabawa wà nígbàtí wọ́n gbé ànábì sallallahu alaihi wasallam dìde àti before rẹ̀ so ṣe wá ní last point nínà láti kọ́kọ́ bẹ̀rẹ̀ so ó túnmọ̀ pé àwọn lábáwá nǹkan mẹ́ta ni iṣẹ́ kò Islam sọ pé àfi máa dáwọn ma aláwọ̀kọ́ òun náà ni pé wọ́n ṣe kíni wọ́n sọ èdè lábáwá ẹlẹ́ẹ̀kejì wọ́n wà nínú àwọn àwòládù kíni àwòládù al-Arab ẹlẹ́ẹ̀kẹta ni pé masakinuhum kanat ardu al-Arab nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ni Sheikh Islam sọ náà lọ́rọ̀ siratul mustaqim ní pé òun ni àwọn sífà àwọn lábáwá so àwọn tán sọ lábáwá so àwọn tí wọ́n jẹ́ ọmọ lárúbáwá àwọn tó ṣe pé ibi tán gbé ibi tí ilẹ̀ àwọn lárúbáwá ni so àwọn tó bá kó sífà mẹ́tẹ̀ẹ̀ta yìí papọ̀ àwọn náà ń pè ní kíni àwọn náà ń pè ní lárúbáwá ṣẹwárí bí last one láti wá kọ́kọ́ bẹ̀rẹ̀ ilẹ̀ wo gẹ́gẹ́ ní ilẹ̀ àwọn lárúbáwá so uh, so àkọ́kọ́ ma kílùkọ̀ rẹ̀ kákọ́kọ́ ma ilẹ̀ àwọn lárúbáwá so ká ma ilẹ̀ àwọn lárúbáwá ká tó mọ̀ pé àwọn owó gẹ́gẹ́ ní ọmọ lárúbáwá so ilẹ̀ àwọn lárúbáwá àti ní ṣíbù jẹzírọ̀ ní máa ń pè ọ̀dọ̀ ìgbà mìíràn wọ́n tún máa ń ìtọ́lápù jẹzírọ̀ sí wọ́n ni yahudduha ghorban wọ́n ni in the in the west yahudduha ó bọ́dá ilẹ̀ àwọn lárúbáwá albaharul ahmar red sea so ilẹ̀ eh, Arabian peninsula yẹn ó bọ́dà by the west the red sea so tàbá wo gbogbo ibi west ní ọpọ́ left ní gbogbo gbà tàbá ní west left ní àmúsọ yẹn tàbá ní east right yẹn so left tàbá wo bí left yẹn ẹ̀rì pé red sea ló wà ńbẹ̀ albahru al'ahmar ló wà ńbẹ̀ ló wà ní ọ̀dá ló bọ́dà Arabian Peninsula by the west wọ́n ní washib a jazirati seyina ọlọ́kù sí bí maputa n tẹ̀lé but níbi west yìí eh, north west níbi ọwọ́ òkè tó jẹ́ left upper left ni ẹ̀ north west níbi upper left so ó tún bọ́dà rẹ̀ ń bẹ̀ náà so desert seyina. so but ala kulli hal into into bọ́dà west Oni kini, oni al-bahrul ahmar red sea wọ́n ni wa sharqan but ni east ó túnmọ̀ pé a ti ń lọ sápọ̀ tún east báyìí al-khalijul arabi in tó bọ́dà ibi tá ń ni le larbawa. Ni ní east òun ni al-khalijul arabi so òun ni arabian gulf àbí wọ́n máa ń persian gulf ìtànpè ní gọ́ọ̀fù ní gbogbo ilẹ̀ omi tó ṣe pé ó wá láti ocean ó wá òun wá sàn wọnú ilẹ̀ ìtànpè ní gọ́ọ̀fù ní ilẹ̀ omi so omi body omi ni so ó wá sàn wọ inú ilẹ̀ òun wọnú ilẹ̀ so òun máa ń pè ní gọ́ọ̀fù so tẹ bá dẹ̀ wò náà ẹ̀rì pé gini ẹ̀rì pé ó sàn wọ gini ó sàn wọnú ilẹ̀ so ilẹ̀ omi tó jẹ́ pàtó ocean tó wá yawọnú ilẹ̀ wọ́n ń pè ní rock ó túnmọ̀ pé opposite rẹ̀ ní kílùkọ rẹ̀ opposite rẹ̀ ní jezero jẹ́ opposite rẹ̀ ní jezero jẹ́ tí kọ̀líkì bá jẹ́ ilé omi tóhun ṣe gini tóhun sáwọnú kílùkọ rẹ̀ tó sáwọnú ilẹ̀ then jezero ní ilẹ̀ tóhun sáwọnú olò ó so tẹbáwò wọ́n ní àwọn sharqan al-khalij al-arabi wọ́n ní persian gulf òun ló wà ní east ọwọ́ òun ló bọ́dà ibi tá ń pè ní ilẹ̀ larabawa by east wọ́n ní wa juz'un min iraqi al so àti ibi tó jẹ́ southern uh, iraq so ibi tó jẹ́ southern iraq tẹ bá dẹ̀ wo lọ sówó kì díẹ̀ so ẹ̀rí kuwait ẹ̀rí iraq díẹ̀ bákabáka but almuhim ni pé alkhorijul arabi ó bọ́dà rẹ̀ ní àfihànkọ̀ ó bọ́dà rẹ̀ ní east wọ́n wajanuban wọ́n wajanuban janubu ni ọwọ́ sàrẹ̀ ni south so south ọwọ́ sàrẹ̀ so janub wọ́n ni wajanuban bahrul arab so arabian sea Ona náà ló súnmọ́ ń Indian ní Indian eh, Ocean sàbí so, Arabian Sea so ẹ ti rí so but the deep core tí ẹ bá fẹ́ sọ pé tó bọ́dá so kí lè yíó sọ ṣé ó sọ pé Yemen ni ṣé ó sọ pé Yemen ló bọ́dá rẹ̀ àbí sí Arabian Sea Yemen kọ́ torí pé mo fẹ́ fàyọ náà ni Yemen náà wà nù lẹ́ Lárúbáwá kí ṣe Saudiya nìkan là ń sọ sí Saudiya so ilẹ̀ Lárúbáwá gangan la ń wo gbogbo tó jẹ́lẹ̀ Lárúbáwá ń sì báyìí oye ẹjẹ́ tún ọ̀rọ̀ Ibn Taymiyyah kà fún wa wọ́n ní ìtí Ibn Taymiyyah fi sọ ní ẹbí ó ní inú ìtìlọ́rù sọ ó ní wọ́n ní bihaythu kanat tadkhulu al so ti yé máa yẹn in tí wọ́n fi sọ nìyẹn pé in tó bọ́dá rẹ̀ by the south oníkíní Only Arabian Sea sàbí Indian Ocean so wọ́n ni wọ́n ni wà shamalan wọ́n ni wà ṣùgbọ́n by the north òkè ni ẹ wọ́n ni biladu sham wọ́n ni ilẹ̀ sham ni ó bọ́dá àwọn ilẹ̀ Lárúbáwá kí ló kó sham kí ni sham sham ni Syria Jordan Iraq gbogbo àwọn bí tánmà ń pè ní Sham ni àwọn pàtí Iraq so Syria Jordan eh, kílòkọ́ rẹ̀ àwọn Palestine gbogbo bẹ̀yẹn Sham náà ma ń pè wọn so Sham náà ma ń pè wọn so mapu yìí ó ṣe pàtàkì gan ká fi gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan so ká ṣe ìtìbá sí dáadáa ẹ jẹ́ ká tún tún by the west by the west in tó bọ́dá ilẹ̀ àwọn lárúbáwá pàápàá jùlọ bó ṣe wà láyé ànábì sallallahu alaihi wasallam ní gíní òun ni albahrul ahmar òun ni red sea so after red sea yẹn tí a máa fò red sea tán ní ó ṣe lọ́mọ kan egypt ní ó ṣe lọ́mọ kan sudan ní ó ṣe lọ́mọ kan ethiopia àtàwọn báyìí so ẹwà dúró tán fò ní pé so ẹwà dúró nǹkan tán fò ẹwà bí islam ṣe tàkà so tàbá lọ sí east right ni so àwọn ibi tó bọ́dá rẹ̀ òun náà ni ó túnmọ̀ pé gbogbo àwọn ibi tá ń pè ní gbogbo tá ń ní United Arab Emirates Bahrain gbogbo ẹ̀ òun náà wọnú gini òun náà wọnú in tó jẹ́ Lárúbáwá so in tó bọ́dá rẹ̀ so by the right òun ni òun ni odò tí ah, Sheikh Islam pè ní gini Bahru Basra so ti báyìí so Bahrul Basra so òun ni kíni ni Persian Gulf so by the south lọ́wọ́ sàlẹ̀ so ó túnmọ̀ pé gbogbo Oman yìí náà òun náà wọnú nǹkan tán pè nílẹ̀ Lárúbáwá oye so by the south into border bọ́dà rẹ̀ Arabian Sea so Arabian Sea yẹn náà lára rẹ̀ náà ni lára Indian Ocean ni Arabian Sea yẹn ti wá so ẹ̀mọ̀ tó jọmọ́ sí ọ̀nà ló mọ́ bá sí máa rí ilá so a ah, lókè ní north Warri, sham ló wá bọ́dà ilẹ̀ lábáwá lókè sham òun gini òun syria jordan iraq àtàwọn bẹ̀rẹ̀ lọ palestine gbogbo àwọn kama yìí so ti yé báyìí so eléyìí ni a fi kọ́kọ́ gbọ́ yé pé eh, geographically àwọn tán pè ní lábáwá ni àwọn tán bá ti fall sí àárín gbogbo àwọn bọ́dà tásọ̀ yìí àbí anywhere nínú àwọn bọ́dà tásọ̀ yìí so tẹ́lẹ̀ bá wáyé báyìí a ti ma ìkàrà ọkọ̀ nínú àwọn nǹkan tí Sheikhul Islam sọ pé ó jẹ́ sífà àwọn tàbá sọlọ́lọ́ ẹlẹ́kẹ́jì kama tó lọ Ibn Taymiyyah àti tó wálẹ̀ àti kọ́kọ́ mú ní last one àti mabi tí àwọn lábá ń gbé ẹlẹ́kẹ́jì ni pé annahum kanu min awladil arab so kí ni kí ni wọ́n gbà lérò pẹ̀lú pé àwọn tán jẹ́ àwọn ọmọ lárúbáwá so ilé ni ó mú wa lọ sí pé kágbọ́ yí àwọn ohun gẹ́gẹ́ ni wọ́n jẹ́ lárúbáwá àwọn afáà máa ń sọ pé àwọn lárúbáwá pín sí mẹ́ta àwọn afáà máa ń sọ pé àwọn lárúbáwá pín so al al-ba'ida so àwọn lárúbáwá tó ṣe pé àwọn ti parun àwọn ò sí máa rárá àti ara so al'arabu alba'ida àwọn lárúbáwá tó ti parun ẹlẹ́kejì ó ní al'arabu al'ariba al'arabu al'ariba àwọn lárúbáwá tí wọ́n jẹ́ original lárúbáwá gangan original lárúbáwá gangan so ẹlẹ́kẹta ni al'arabu al-musta'ariba al àwọn lárúbáwá tó ṣe pé wọ́n di lárúbáwá so àwọn lárúbáwá tó ṣe pé wọ́n ṣe kí wọ́n di lárúbáwá so al'arabu alba'ida látara bada kí nǹkan inqarada kí nǹkan tán kó wá parun so al'arabu alba'ida nìyẹn ẹlẹ́kejì al'arabu al'ariba àwọn original lárúbáwá ẹlẹ́kẹta al'arabu almusta'ariba àwọn lárúbáwá tán fi kí látara ìtakọ̀dà so tí wọ́n ti sí gẹ́ni tí wọ́n di lárúbáwá so mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àwọn àrántá àwọn mọ̀ríkún ma ń pín wọn sí àwọn al'arabu alba'ida àwọn ni aad àwọn tamud so àwọn afáàdẹ ma sọ pé bóyá fitan gbé ní rúbùn alkhọ́lì so rúbùn alkhọ́lì na ń empty quarters tàbá padà lọ sí bí mápù yẹn sẹ́rí ibi tí in tó fẹ́ in tó fẹ́ tó dìdí kọ́ntì kan wà ń tó jẹ́ pé empty quarters ni wọ́n rúbùn alkhali ni wọ́n so ó dẹ̀ àwọn nínú àwọn nǹkan tó support ẹ̀ náà tún ni pé most àwọn nǹkan tó jọ má ruins àwọn àádàtà wọn Samud so ibẹ̀ náà wọ́n ti máa rí wọn so ibẹ̀ náà ti máa rí wọn so rúbùn alkhali náà máa ń pè bẹ̀yẹn kò sẹ́nì kankan tí ń débẹ̀ ara bẹ́yẹn bẹ́ ìjẹ́ síbẹ̀ yóò ní kólà kó lọ́kọ̀ tó bá lọ́kọ̀ eh, kèése ìrìn lásọ kéèkéè má fẹsẹ̀ ní yóò tó bá lọ́kọ̀ gan ó súnmọ́ pé yóò tún padà kú síbẹ̀ náà so tó pé kò sẹ́ni kankan bẹ̀ ara àti ara so kò sẹ́ni kankan bẹ̀ ara àti ara so àwọn al'arabul ba'ida nílé àwọn Aad àwọn Thamud so eh, ẹ̀rì pẹ́lú ọba subhanahu wa ta'ala sọ ehm, ní pé ẹ máa ń pass by one، láàárọ̀ àti lóru so ẹ ma ń pass pẹ̀lú wọn so nínú àwọn àwọn arab tán ti lọ yìí àwọn náà ni àwọn ọjọ́ tán pè ní tosmu so àwọn kan wà tán pè ní tosmu àwọn jadis àwọn kan wà tán pè ní jadis Ati àwọn imlaq ati jurhum so ati jurhum ṣé gbogbo àwọn ilé àwọn ìran lárúbáwá tí wọ́n ti lọ tán ti parun ni wọ́n so àwọn ìran lárúbáwá tán ti lọ tán ti parun ni wọ́n so wọ́n pè wọ́n ní al'arabu alba'ida so ìran ẹlẹ́ẹ̀kejì ní àwọn alárúbáwá òun náà ni al'arabu al'ariba so al'arabu al'ariba àwọn original lárúbáwá gangan so àwọn original lárúbáwá gangan so àwọn tí wọ́n jẹ́ lárúbáwá gangan nípìlẹ̀ gangan so tó ṣe pé àwọn ni wọ́n ń sọ èdè lárúbáwá ọdún àwọn àfáà náà tún sọ àwọn àríkúnù sọ pé bóyá àwọn ó súnmọ́ pé àwọn gẹ náà kìí ṣe pé bóyá tó pí ọmọ lábáwá tán wọ́n sọ tó pé gbogbo jéèdì tó bá wá ló máa ń fi nǹkan kún èdè na máa ń fi àwọn nǹkan èdè so wọ́n ni wọ́n sọ wọ́n sọ nǹkan tó jọ má àrọ̀bíyà má híbríwì so láàrin àrọ̀bíyà má híbríwì nìkan tí wọ́n sọ ní alkọ̀tọ̀níyà so torí pé wọ́n máa ń tírèsì ìran wọn sọ́dọ̀ yashjub ibn ya'rub ibn qahtan yashjub ibn ya'rub ibn qahtan ẹni ká padà síbi tíra al-hafiz abdulgani al-maqdisi tẹ́báwò tẹ́báwò lẹ́yìn adnan ibn adnan ibn udad ibn ali muqawwim kí ibn kílókà ibn yarub ibn yashjub àwọn sì takrim àti ta'khir mi bọ̀dẹ̀ yí tó sahih ni pé yashjub ni yashjub ibn yarub ni òun ló sahih so yashjub ibn yarub ibn qahtan so àwọn lárúbá tó ipá àwọn alátọ̀dọ̀ yashjub ibn yarub ibn qahtan àwọn náà ma ń pè ní al'arabu al'ariba àwọn original lárúbá gẹ́gẹ́ so yashjub ibn yarub ibn qahtan so ẹ máa wò ẹ máa wò bí báyìí pé ah tẹbá wo gbogbo násàbù yìí kọ̀tọ́nù bá dámbẹ̀ kọ̀tọ́nù dámbẹ̀ ẹ̀rí pé ẹ̀rí kọ̀tọ́nù bẹ̀ àbí ẹbí báyìí òun ni ẹ jẹ́ ká kọ́kọ́ bọ́ sí al-arabul musta'ariba ká tó lọ sí ìntòjẹmọ́rọ̀ kọ̀tọ́nù tó ṣe pé wọ́n tẹ́sì sùlálà wọn sí ọ̀dọ̀ Ismail tó gbé nínú ìtàn Ànábì Ibrahim àti Ismail dáwọn náà ti ma so nígbà tí Ànábì Ibrahim tó gbé ìyá rẹ̀ Hajar tó gbé sí Makka wad dhi zar'in ghayra dhi zar'in so tó gbé síbẹ̀ so tí wọ́n wà ń bẹ̀ so àwọn ẹlòmí padà wá bá wọn so àwọn tán wá bá ni àwọn jùrù hùm but kéèsì àwọn jùrùhùn aláwọ̀kọ́ àwọn jùrùhùn mìí àwọn jùrùhùn aláwọ̀kọ́ àwọn ti parun bóyá àwọn mí tó wá sẹ́kù lálàrẹ̀ díẹ̀ tó sẹ́kù tán lò papọ̀ wọn mí so àwọn jùrùhùn yẹn náà wá padà wá bá Hajarun so nígbà tó wọ́n bá ń bẹ̀ permission rẹ̀ so kúrò àwọn àfáà máa ń sọ ilé pé nínú fadlu bóyá lára wọn kakọ́nà kó tẹ̀mẹ́ ìran nẹ́bí ọlọ́run ọba náà nìyẹn so ní pé wọ́n tún síkì permission eh, Hajar yàwó nẹ́bí Ibrahim pé sáwọn lè máa gbé pẹ̀lú wọn wọ́n dẹ̀ aláwọ̀ so lára wọn náà ni ànẹ́bí Ismail ti fẹ́ so èdè wọn náà ó padà kó èdè wọn èdè wọn náà ló ń sọ so àwọn àwọn àwọn àrọmọdọ́mọ rẹ̀ ṣe mọ̀ pé ìran òun náà padà dìbò dára náà yẹn so àwọn tó wá tàn kálátara tí àwọn náà ń pè ní al-arabu al-musta'riba so àwọn tó padà di lárúbáwá so ṣe wá rí àwọn al-Arab al-musta'riba yìí òun ni nasabu tó wà mí so ẹ́ ìkú padà lọ́sọ́dọ̀ kí Ismail àwọn lábá iná máa ń pè ní al-Arab al-Adnaniyya àwọn Arab tó máa ń tẹ́jì lọ́sọ́dọ̀ Adnan so àwọn lábá tó máa ń tẹ́jì lọ́sọ́dọ̀ Adnan àwọn lárúbáwá al-Ariba ní torí pé ìran ànábì sallallahu alaihi wasallam là ń wò ibi ti wá so ibi tá ànábì sallallahu alaihi wasallam ti wá ni so ó túnmọ̀ pé Ya'rub ibn Yashjub àwọn afẹ́mi sọ pé kọ̀tọ́nù gan nínú àwọn ọmọ Sáàmù ní àwọn ọmọ so nínú àwọn ọmọ Sáàmù òun ni kọ̀tọ́nù so but ala kulli hal so ibi ó ti ó ti ó ti spliti láti bòmí so ẹmọ òun sí báyìí tàbá sọ pé látọ̀dọ̀ sáàmù ni ó sì mọ̀ pé látọ̀dọ̀ ẹwọnú síra ṣe alhamdu alkani ẹni tán kan mí pé arufakshad bóyá nínú àwọn ọmọ sáàmù yẹn bóyá ẹlòmíwà tó ń jẹ́ so kọ̀tọ́n yẹn lòun ti kíni lòun ti pín oye so uh, but títí al-arabu al-musta'riba wọ́n ń pè wọ́n ní al-arabu alkin al-adnaniyya torí pé kíni isnadin wọn lálàáfíà lọ́dọ̀ adnan isnadin wọn lálàáfíà lọ́dọ̀ adnan so so gẹ́bà sí sọ anábi ismail ó fẹ́yìn látara wọn àwọn àrọmọdọ́mọ rẹ̀ láti bíbà iná wọ́n ti wá so tàbá wọ́n gbóyé yíye ibi al-arabu òun wá ní ànábì ah, sallallahu alaihi wasallam ló ti wá wá yíò wá bẹ́ẹ̀kì question ẹgbẹ́ ah, èwo ló wá lọ́lá jù sí al-arabu al-ariba ní sáwọn pure lárúbáwá ló lọ́lá jù ní àbí àwọn al-arabu al-musta'riba èwo ló lọ́lá jù so hadith ànábì sallallahu alaihi wasallam ti yanjú rẹ̀ so ànábì sallallahu alaihi wasallam ànábì sọ ibn al-asqa arábìnrin inna allah astofa kinanata min waladi ismail ọlọ́wọ́ ọba chóòsì kinana nínú àwọn ọmọ ismail ẹrẹwò bí násàrí ya padà kinana sọlọ́wọ́ chóòsì kinana nínú àwọn waladi ismail ẹ̀rí pé kinana so nínú àwọn kátó dọ́dọ̀ àdínáà lówà tó so, tí so kinana ló bí nadr annadru ibn kinana so kinana so anabi sallallahu alaihi wasallam sọ pé ọlọ́wọ́ bá chose kinana nínú àwọn ọmọ anabi ismail wastafa quraishan min kinana ọlọ́wọ́ bá mú quraish látọ̀dọ̀ kinana kọ́sẹ̀ tí wọ́n bèèrè ní pé gbogbo nasabu tá ti wòrí àrí quraish mẹ́ so ààrí kò rí ṣe mẹ́ ẹwà padà lọ sí ending tíra alhafiz abdullahi al ending ending chapter last paragraph tó wà mẹ́rin wọ́n ní wà Quraysh ẹn tó ibnu fihrin ibnu malik Quraysh ibnu fihr tani ibnu fihr òun ni Ghalib ẹgbà làwọn so Ghalib ibnu fihr òun ni so Ghalib ibn Fihr òun ni Quraysh so wọ́n fà ní látara Quraysh so ní pé bóyá kí ẹ̀kọ́ nǹkan jọ kí ẹ̀kọ́ àwọn èèyàn jọ so ní pé òun ló tún kọ́ àwọn lárúbáwá jọ lẹ́yìn ìgbà tí àwọn àjọ míì tó ti jẹ gàba lórí Kaaba àti ilẹ̀ àwọn lárúbáwá so bá ṣe bó láìpẹ́ ní tí ò ní pẹ́ mọ́ insha so Quraysh òun ni Ghalib ibn Fihr ibn Malik Ghalib ibn Fihr ibn Malik wọ́n ni wàkílà wọ́n ni àwọn ẹlòmísì tó sọ nǹkan pé so àwọn náà ti fi síkọ̀ tẹ̀mìrìdì sí so an-Nadru ibn Kinana nípa òní Quraysh so but èyí tó tẹ́sùn orí òun náà ní pé kíni Ghalib ibn kíni ibn Fihr so ìtẹ̀síwájú lórí hadith yẹn a níbi wọ́n ni wastafa Qurayshan min ọlọ́run ọba ó yọ kùrẹ́ìṣì ó sa kùrẹ́ìṣì nínú kìnánà bani hashim sọ́lọ́run ọba wá yọ bani hashim hashim yìí náà kìí sọ kọrẹ̀ yìí so hashim yìí kìí sọ kọrẹ̀ yìí Allah so ọba wá yọ bani hashim látara àwọn kùrẹ́ìṣì hashim ọlọ́run ọba wá sàmílẹ́sà hashim so fa ana sayyidu waladi adam wala fakh so níbi àwọn riwaya ibn majah anabi wani fa ana sayyidu waladi adam èmi ló lórí àwọn ma anabi adam wala fakh so èyí fi hàn pé anabi Ọlọ́run bá yọ anabi níbi àwọn ibi tó dáa jùlọ níbi àwọn ibi tó dáa jùlọ níbi ẹgbàwà mi àwọn afá mi hassana hadithi hadithi abbas ibn abdul muttalib tó wà ní tirmidhi wọ́n ni wọ́n wá bà nẹ́bí pé ya Rasulullah inna Quraishan nípa àwọn Quraisho jalasu wọ́n jòkó fatadhakaru ahsabahum wọ́n wá ń dákọ àwọn mẹ̀lẹ́bí wọn láàrin ara wọn bainahum faja'alu mithlaka wọ́n wá sọ ìrẹ́ annabi di mithla nakhlatin fi kabwatin min al bí nakhla bí eh, palm eh, tí ó kàn tó kàn wà ń bì kan lẹ̀ tí ò ní túnmà wọ́n ni faqala an-nabiyyu sallallahu alaihi wasallam wala nabi ni inna allaha khalaqal khalqa ọlọ́wọ́ bá dáwọn ẹ̀dá o faja'alani min khayri firaqihim anábi ọlọ́wọ́ bá wá yọmí níbi ìjọ fariqayn so ọlọ́wọ́ bá tún yọmí nínú ìjọ méjì tó dáa jùlọ thumma khayyara al-qaba'il lẹ́yìn ọlọ́run bá tún ṣùzù láàrin àwọn ìran faja'alani min khayri al-qabila ọlọ́run bá tún wọ́n mú jáde látara qabila tó lọ́lá jùlọ thumma khayra al-buyut lẹ́yìn ilé tó tún dá jùlọ faja'alani min khayri buyutihim ọlọ́run bá tún fa ana khayruhum nafsan èmi ni mo dáa èmi mo dájú láàrin wọn léèyàn àbílẹ́mi wa khayruhum baytan èmi náà mo tún dájú lẹ́ni wọn nílé so túnmọ̀ pé sẹ́kùnfẹ́mí náà sì sọ̀rọ̀ yìí so ní pé al-arabu al-musta'riba ní pé àwọn lọ́lá jùlọ so al-arabu al-musta'riba ní pé àwọn ni wọ́n lọ́lá jùlọ ẹ̀yẹn wà lè mọ́ wo pé à ah, bóòlẹ́ni tó ṣe jẹ́ original so bóòlẹ́ ṣe pé ẹlòmí àwọn ẹlòmí tí wọ́n jẹ́ látara wọn ó lè ṣe páwọn ní ó ṣe páwọn wọn lọ́lá jù wọn lọ ṣe eré ìfàdù ọ̀rọ̀ ọba ni kódà ilé yóò tún mú wa sí pọ́ìntì kan ní pé ṣe báwọn nílà wọn sọ pé ìran ò nítumọ̀ ìdílé ò nítumọ̀ mẹ̀lẹ́bí sallallahu alaihi wasallam tá sì máa rí tá anabi máa ń kórìíra kaba yìí àgbọ́ méjì ni aláwọ̀kọ́ òun ni pé kíyàn lọ mọ̀ pé ìran rẹ̀ ò lè mú ọ wọ nìkan ìran rẹ̀ orí mọ́ wà jẹ́nà ní pé àtórí pọ́ mọ́ máa nẹ́bì ni wọ́ so asharif ní pé asharif ni ọ ìran rẹ̀ orí mọ́ wà jẹ́nà so man batta bihi amalu lam yusri bihi nasabu but at the same time nínú ọ̀rọ̀ ayé wárẹ̀ nínú ọ̀rọ̀ ayé àwọn èèyàn máa ń bọ́lá fún àwọn ọ̀ràn láàrin ara wọn nínú ọ̀rọ̀ ayé o

so àti àti ìlọ́rọ̀ níbi ọ̀rọ̀ in tó jọ máa ọ̀rọ̀ àwọn nǹkan tàbẹ́ sọ nípa tó jọ máa nasabu yí so but inshallah uh, ma qalla wa kafa so in tó bá kéré tó sì tó tó sì sàǹfàní ó dájú nǹkan tó pọ̀ tí èyàn orí dè mọ́lẹ̀ lọ so gẹ́ mo ṣe sọ inshallah ẹ jẹ́ ká gbìyànjú láti hadi Adnan èmi náà ó dẹ́ra mi inshallah èmi náà ní kọ̀ọ̀kà ní dẹ́ra mi fún èmi náà ó hadi Adnan so kí káàkà so bóyá tó bá di next time inshallah a ma wo àwọn nǹkan tó ní ṣe gẹ́mọ́ sí sọ a ní ma digress púpọ̀ lọ síbi àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú síra sọ́rọ̀ kó mọ́ kó ìsìhábò bá wà but the same time a tún ní láti ma sàlàyé àwọn nǹkan kọ̀ọ̀kẹ́rẹ́ wà ílá so nínú àwọn tíra sírọ̀ wọ́n ti kọ́kọ́ sọ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn lárúbáwá wọ́n sọ àwọn kan tó ní ṣe pẹ̀lú àwọn bá ṣe ń ṣe àkóso ìjọba níbi tí ní before ìgbésí ayé Ànábì sallallahu alaihi wasallam so wọ́n sọ àwọn kan tó ní ṣe pẹ̀lú siyasa but nítorí ikhtisar àwọn kan tí ó tó wà àhámù tó wà àhámù jùlọ inshallah tó bá ibá àwọn kẹmí wà tó padà ní ìdámọ̀tafà sí akàmà a ma tàfà sí wọn a sì ma sàràyè rẹ̀ sókè so inshallah bóyá tó bá dín lẹ́sẹ̀ àwọn individual kọ̀ọ̀kan wà ta ní láti ma àwọn nǹkan kọ̀ọ̀kan nípa wọn so níbi àwọn nẹ́sàbì àwọn individual kọ̀ọ̀kan wà so ta ní láti ma so tá tún fi ma ṣárọ̀fù a nẹ́sàbì tọ́lọ́wọ́ bá ti gbé ànábì sallallahu alaihi wasallam understand di ìdílé tá nábi ti wá so hada wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in إذا نكتفي بهذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله